لا يسأل عما يفعل وهم يسألون أحمده وأكبره وأجلله وأمجده وأشكره على نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين ta ní sọ́nà àwọn obìnrin mẹ́wọ̀n ta ní sọ́nà àwọn obìnrin mẹ́wọ̀n أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقي وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام فالعمل في الإسلام حق اشترك فيه الرجال والنساء ولكن في حق النساء بأسول وقواعد وقواعد وقواعد وضوابط وسنعرج على جميع هذه المسائل بتوفيق من الرحمن ما زلنا في قصة بنتين تولتا رعاية ماشية لدينما بمدين خرج نبي الله موسى خائفا يترقب فارا بدينه من بلد الكفر إلى بلد الإيمان لكن الله سبحانه وتعالى أنعم عليه ووفقه بأمانته فهو نبي الله مؤتمن أمين صالح وقد بدأ هذا منه لابنتي هذا الرجل الصالح من آل مدين قال الله سبحانه وتسامى حكاية عن نبي موسى ولما توجأ تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يسر الرعاء قالتا لا نسقي حتى يسدر الرعاء وأبونا شيخ كبير أقول فرما بعد سوان المسلمين àtúntọrọ àlèkún ìkírà jìgẹ̀rẹ̀ fán nàbí wa sallallahu alaihi wasallam ẹn tọ́nà ọba láti bà máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọba dẹ́dà ìkẹlùkúnrán nàbí mẹ́jọ jẹ́yà fún mi àtẹ̀yìn o bá ní sàlèkún kí ànàbí bá ní sàlèkún ọlá rẹ̀ àti àwọn ará lé ànàbí àtẹ̀ sọ̀hábà rẹ̀ tó ọba ti ń sa àwọn ayáwà àwọn ọmọ àwọn àfáwà àwọn ọ̀rẹ́ wa yọ wá lẹ́ mẹ́ o wọ́ládà ní kẹsì rẹ̀ ní ìjẹjọ́ àmbá ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀tọ́ táwọn obìnrin ní ìjẹ́ ẹ̀dógún nílá ti bẹ̀rẹ̀ ilé ni rẹ̀ lẹ́ẹ̀kẹta àwa ní nínú al-Qur'an ọba dẹ́dà ni ya fọ́tò kan fọ́tò yìí a rí wípé a ma lè rí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n sọ pẹ̀lú fítírọ̀ pẹ̀lú àdámá tó jẹ́ tọ́lọ́n tó píọ̀ wọ́n ní tí ọba nídi obìnrin ìfárí obìnrin ìjẹ́kúnmọ́lú ọ̀rọ̀ tó jìnà ìlẹ́yìn tí ó bá nídi obìnrin ìfárí èyí tó súnmọ́ ni ní pé ọsánbíyàn ti ń wò ní tí ìyàn bá irí obìnrin tó fárí tí sì rìn káàkì báyìí lọ́dọ̀ ọ̀tí a ń bí a mọ̀ pé nǹkan sóbìnrin awá rẹ̀ ni tí àwọn ọmọ rẹ̀ ń kiri ọjà ẹni ọlọ́nsìn ni ni alákúlé wọn ò ní bí ẹni kankan léléyìn náà sáré anábì Musa jáde ní misro ìlọ ìlọ kígbò àwọn kata lọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àtàmàbìnrin ọ̀sẹ̀lẹ̀ hánàbìnrin a méjì ni rọjá àtàmàbìnrin إلى أبيهما فتعجب من سرعتهما لأن عادتهما الإبطاء كسقي الماشية ó yà báyìí lẹ́nu bóòlù sí yáyí báyìí wọ́n ní a mọ̀ pàdé ẹnìkan ma ní kọ́dà ó ń tọ́n ẹni tó ṣe é fọkàntán àmínú ni wọ́n lè tó ìfọ̀kàtẹ́ ni bóò lẹ́sí ma à ńgbàtà fẹ́ máa bọ̀ ta ní kọ́ máa bọ̀ wà léwa pé kí bàbá owó ti ẹ̀ sí dáadáa sí ọ kọ́dà àjòjìlà ń rí kò sí tí ọmọ ẹgbẹ́ kò níbi tí ọmọ sùn kò ní tí ọ jẹ àwọn mímà ní Ànábì Mùsá ń rìn ìbọ̀ pẹ̀lú ìgbẹ́ni ẹ̀sàpamáì ebi mú hátà lásọ̀kọ̀ọ́ bátúnúhù bí záhari tí kùn rẹ̀ fi lẹ̀ mẹ́yìn annabi ọlọ́n sí ní o orí ilé ọlọ́n ní sì ti rìn ebi ìjọ́mìnà lọ́pàwọ́ tí ó ti lọ gbómi ókè bọ́bọ́ wọ́n tẹ́ bá sílé sí báyìí fún kí lẹ fi mọ̀pẹ́ ní eré wọ́n ní kò rìn wájú wa ó sùn lágbára asọ̀dí ẹ̀mílé ní jẹjọ bàbá wọn wá dáhùn wípé ó nìkan ló dágbé òkúta tí bí èèyàn mẹ́wàá ń gbé ó tún wá ní ẹmọ́ rìnbọ̀ lẹ́yìn ohun kẹ́ mọ́ fòkúta júwì ọ̀nà fóun ìmọ̀ pé èèyàn dáadáa ìtún kú jẹmáà àkọ́kọ́ náà ìdẹ́ran àwọn ọmọbìnrin tàbábọ̀ ọba dẹ́dà ó gbé ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn èèyàn níbùgbé wọn náà ní ọ̀tọ̀ọ̀tọ̀ isesi àwọn ará oko labawa ni o ọjọ́ Yorùbá ni o ọjọ́ ibò ni o ìṣesí àwọn ará oko kọ̀ọ̀kan tí bá mú sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ èyí tí ó bà máa jẹ́ mùrú à ìwà pé ọmọnìyàn rẹ̀ a máa rí pẹ̀lú ẹ̀bùn ọlọ́run lára ìran kọ̀ọ̀kan káwà náà padà sí lùwà àwọn obìnrin tíjọ́ tíjọ́ ìní a máa lò odò lọ pàmí wọ́n sì lẹ́rin tí ó tòrú bí sídi àpẹ̀ tí wọ́n máa dá lọ nínú igbó tí wọ́n sì jọlọ mage tó bá ráwọn ẹgbẹ́ tí wọ́n jọlọ fáyìn ọbẹ̀ a sì máa dá lọ kọ́nà ìgbà míì tí wọ́n bá kìkẹtẹ bodò tí ó bá lè dàrú yóò wà sẹ́ẹ̀lẹ̀

ṣùgbọ́n èwo e, e, e, ni à ń dá àpọ̀ mara wọn ìlàfẹ́ yànnà ọmọbìnrin tó dá lọ ṣẹ́giwá lóko wọ́n pọ̀ lọ́wọ́ òmìbí rẹ̀ oníkàtí ẹ̀ lóbi tó tí ìdàgbà ọlọ dáṣẹ́gi lóko torí pé wọ́n fẹ́ fi dékà ìkiri ọjà náà ni ibi tàwọn bọ̀rẹ̀ ìpìlẹ̀ gángan òun ní bọ́pọ̀lú àwọn èèyàn ṣe mọ́njọ́n àwọn èèyàn máa ronú òdì Ànábì Musa wá sí tó ṣe àrísọ̀tọ̀ sàlám ọmọ méjèèjì náà sọ tí a sọ ìpá èèmọ̀ ní tàrí o ẹlọ pè wá àwọn tàfẹ́fẹ́ ọ̀nà kútúbáyìí òun ni kí ni àwọn àǹfààní àti ẹ̀kọ́ ẹ̀sìn tó jáde ní ọ̀rọ̀ yìí kárí tó tẹ̀síwájú níbi pẹ́sàlàwà torí àgbọ̀rọ̀ lọ́bẹ́ nǹkan àkọ́kọ́ gbogbo ẹni tó bá dẹ́dà tó bá fẹ́ mọ́bọ̀sọ ìlọ̀rún rẹ̀ yóò lè kápa ojú kòkòrò ẹ̀mí ẹ̀ èèyàn jáde láti ibi tí ń bọ̀ kò ní ọ wá ṣàánú àwọn èèyàn kan tí wọ́n sì ní dúkìá ẹran iná dúkìá ni èyí sí méjì mẹ́ta mẹ́rin ó ṣe pọ̀ tó yìí tó ń ti bẹ́ẹ̀ kò sọ fún wọn wípé ẹ̀ dákan ẹjẹ́ mẹ́lẹ́ yìí mínà sáṣẹ́ ilóore sọ́sẹ̀kọ̀ ọlọ́run ojú ẹsẹ̀ lọ́lọ sí abẹ́ igi kẹtẹ́ ń pè domin mim igi wúníwúní bá iléwé rẹ̀ ẹ̀gùn rẹ̀ náà tún wá wẹ́ oníṣàuk ẹ̀gùn rẹ̀ wẹ́ abẹ́ ojú ẹ̀lú ti jókùn jọ náà tó wá ní Rabb ọlọ́ọ̀báwò inni lima anzalta ilayya min khairin faqir agbára tó fún mi ìwọ náà ló fún mi o ìsì ní fi sin ẹlòmí àfiwọ́ ọlọ́run ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àà ah, ojú ń pọ́n mi o orí rẹ̀ ń bẹ̀lọ́dọ̀ mi o toríkẹ̀ tí dàndí ìgbàna kò sí mọ̀ pọ́wọ́ dára bí ah, ah, ni mí ẹn tí ò lágbára tó mi wọ́n ní owó lọ́wọ́ ẹn tí ò nírú ẹ̀mí dáadáa tí mo ní wọn wà náà páyá o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ mo kọ́ ìní mi wá bọ̀ gbogbo ẹ̀dà tó bá ti rí bá wọn ọba dẹ́dà kò ní ra láre òdè ni àwọn obìnrin méjèèjì nà bàbá wọn wọ́n rẹ̀ yìí gbogbo nǹkan tí ń rí bàbá wọn ni ẹlọ pèwá nígbàtí wọ́n rọrùn bí Musa ẹn tọ́lọ pẹ̀lú bí Musa wá ìmọ̀wá sẹlẹ̀ àdí Musa ẹni ọlọ́ni wọ́n ò mara wọn tẹ́lẹ̀ kí ni tóbìnrin ìwí ó ní fàjáàtù ihdahuma tamshi ala àgbàlagbà bẹ̀ ní o èyí kékeré bẹ̀ ní o ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀ wà fàlórí ilé yíò kọlá fẹ́ sọ bí ẹ̀sẹ̀ dọ́dọ̀ bó ṣe dọ́dọ̀ nà bí Musa wọ́n ni já àtú tẹ́mṣì alàsìkìyà lẹ́n tí rìn nírin ọmọlúàbí nírin ní sáfì salfa o ń lo obìnrin tó jẹ́ pé kò lè èpò lójú sọ́kùn ọmọ yàtọ̀ láàrin ọkùn àtóbi níbi gbogbo òsesí ẹjẹ́ súnmọ̀ bẹ́ẹ̀ súnmọ̀ máa fi wọ́ yín kí ló fẹ́ fi wọ́ wọn in tẹ́ yùn fi ń se ọkọ̀ fún ìyàwó lọ́wọ́ fi wọ́ o bóhun sí bẹ́ẹ̀ se rínú ẹ̀rọ kò sí èpè lójú obìnrin èé serú obìnrin bẹ́ sí ẹ̀mọ̀pọ̀ mẹ́lẹ́kọ̀ọ́ náà nù kọ̀rọ̀jàtán kò bọ́ọ̀dẹ̀ níbọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pé àà ṣe wà ìsí lóòm dìbáyì tó fi wọrúwọ̀kúwọ̀ wàlájàtán kèèsí ìsí obìnrin kẹnu bọ̀rọ̀ níbọ̀rọ̀ pé ẹ̀hẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ irú wíkẹ́ ń wí o wọ́n ẹgbẹ́ bàbá àti àlàwà ń gbé o kìí ṣe rúbà apákanilá jẹ́àtù ìdáwọn mẹ́tẹ́mṣẹ́lá stìkìyà sáàtírọ̀tán wájí àhá bí kún nìdíríhà ọrùn ọwọ́ aṣọ rẹ̀ báyìí ó fi mi ń pè ọ́ kọ̀ wà dáa lé ń tó bá yẹ dáa lé ń alim kọ̀ lẹ́kọ̀ fàhàṣáhà min fi'ali à ah, ọlọ́n lára obìnrin níbi ká fi àbùkùrù yìn rẹ̀ láà bàbá mi ń pè ọ fúnkíni tí ó fi jẹ́ pẹ̀lú ọkùnrin tí a bá dojú irú ẹ̀kọ́ ọkàn rẹ̀ eh, mi ń pè ọ lè yẹ́ ajírọ̀ máa sàkọ̀ ìtàlánà ọdẹ̀ kíyàrọ̀ lójú ẹsẹ̀ ó ló wú òun kó kọmpresẹ́tì ẹ lórí omi tó bá ní fún àwọn ẹran wa kò sí rọ́ kò sí ṣákù pé dádì mi ń pè wọ́n ní wọ́n fẹ́ dọ̀rúrọ̀ olówó àfi sílẹ̀kùn fún wọn àbí musa wá ń tẹ̀lé bọ́ wọ́n délé bàbá náà wá gbọ́n máa rẹ̀ gbọ́ gbogbo ń dáǹsọ àfẹ́ sọ bí tí àmánà máa já sí ni o tí èyàn bá jẹ́ ẹni tí ó se é fọkàntán jẹmọ́ra èmọ̀tọ́lọ́ bóun náà bá fẹ́ fi nkẹ́ pamọ́ ọ̀dọ̀ olóòtọ́ ní ọmọ ọmọ yọ́ mọ̀ pé ẹ̀ẹ̀ ṣe hmm. in belief ara mi tó in tó bá sì sí yọ́ mọ̀ kí bàbá iná ìgbọ́ ọwá wígbóló nǹkan wípé ìrí arákùnrin níbo ló ti ń bọ̀ níbo lọ ń lọ ah, nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́sẹ̀lẹ̀ ìsìlẹ́mì àbúrò wọ́n sàlá wọn pa mí ní o wọ́n ṣe kankan kọ́dà ẹnìkan lọ́wọ́ sóò fún fún mi o tí mo fi ń bọ̀ kí ṣe pé mo níbì kan mọ́kàn sákàsí dojúkọ falamma qassa alayhi al-qasas nígbà tó sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ fún tábáyì a ó àwọn alábòsí ń sọ́tàn fún wa wípé àwọn èèyàn kan wáyé gbogbo ayé ní ọrúlù àwọn èèyàn wo mọ́ nínú wọn fíra ọ̀nà wà bẹ́ẹ̀ sì ní jọ náà lọ́n tí lè ọlọ́run ọba mọ́ sórílẹ̀ mẹ́díyánẹ̀ kọ́ríjà tún àmọ́mlákàtì fìràún kò sínú bí fìràún ti ń pàṣẹ ìyẹ́ ló fọ ọ̀rọ̀ na jẹ́ òtàmìnà ìkọ́mìtọ́lẹ̀ sọ́rí ọgbọ́ sí mọ́ ibi agbára fìràún àmànà فإن إحدى يديه على مصر وأخرى خارجة عن مدين مصر تلقبرا مدين أنبي قصبرا فان ṣùgbọ́n bí ẹ̀sẹ̀ ròyìn rẹ̀ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ èmi náà wá ń ronú dáadáa fún ẹn tí yàn sẹ́sẹ̀ mà lóòjọ́ ó sì rí wo ètí ìjọlù in tí ń gbé sí níwájú in tó gbé síwájú rẹ̀ ọkọ̀ jẹ́ ń táà tí àwa lónìí à ń bára wá lò tó lélógún ọdún àti lè fi rú ẹ̀ bára wá lò èyàn rí ẹni sí in tí ń pè ní àmánà àti ìjẹni ọlọ́run kuni uridu an unkiyaka ihda ibnatai ala an ta'jurni thamaniya hijaj awon ma mitini ngbo pe ko ma bolodo wa ko ma ba sisẹ. ise ise o ise okunrin ni olodun tun wa si olokunrin to lagba tagbara re ka o tun wa lamana ah wa ma ba sise po o ma ba nderin ma sa kan ise kan si fàyín àtìmọ́mta aṣírán fàmì àìndì tó bá si lè sọ di mẹ́wàá fara ní olórí méjì yòókù tó bá wùọ̀ ló mẹ́jọ tó bá wùọ̀ ló mẹ́wàá èyí tẹ́mi náà wà á ṣe lẹ́sẹ̀ ni wípé in kan nínú mbembe méjèèjì ẹ̀kọ́ kan kọ́kọ́ mbẹ̀mẹ̀ nínú Islam wáyìí èèyàn ò lè sọ fún ẹni tí ọ fẹ́ wá fọ́mí èèyàn wípé pàtàkì àwọn òṣàtù náà tí wọ́n sì yọjú wọ́n lẹ́ni ọlọ́ni ọ́ àṣà ìmú ò rí aburúkọ̀ láti gbà ṣùgbọ́n wẹ́ mo fi kan fún ọ nínú múlíkà ti zùláìkọ́ ìfìkan fún méjèèjì níbi táwọn àfáà ti ṣe fi mahara wọn inú owó ṣé èyàn lè sọ wípé bẹ́ẹ̀lì guinea brown àti green ètò wọ́wọ́ ògbónú méjèèjì mọ́ta fún 10,000 apákan àfáà ní ààlè síbẹ̀ ọ́sọ ọ̀kanú ọ̀sọ́rì kò tí ẹ̀zá ọkọ̀ọ̀kọ́lọ̀ ọ̀kanú bẹ́ẹ̀lì méjèèjì ń sáàgbé kan bí kéèyàn sọ pé ẹrú mi méjèèjì mọ́ta kan fún 10,000 ààlè ṣe bẹ́ẹ̀ bí òun apá kan ní kọ̀sáburú ń bẹ̀ ṣùgbọ́n bí nìká àpùrọ̀ síbẹ̀ tọ́rọ̀tọ̀ síra wọn kí ló wá fà tó bá dẹ́dà fi sọ ilé orí bí sọ fún ó sì dáalé ṣẹ̀ríà wọn ó ní yàtọ̀ sí wa níbi àwọn kankan ṣùgbọ́n bọ́yàtọ̀ bí ọyàtọ̀ ìdáhùn bẹ́nu ọ̀rọ̀ wípé mo fẹ́ fìkan fún ọ̀rọ̀ yẹn kèé ṣe ákídù arúdù ni arúdù o ni wọ́n kò nǹkan sí èèyàn mọ̀ wá sọ wípé ìkan sì o akidu ni pé nọmbà 2 ìlà fún ọ o mọ́dẹ̀bí nọmbà 1 o torí ni bá jẹ́ akidu ni lábúdàláwú ayọ̀ ayínẹ̀ lè òkúdà ha èyí tó bá lóòrùn fi fún ọgbọ̀n mọ́sí tàyí inú ẹ̀ ṣẹ̀rí'án lára ń dámọ̀ náà wá bí tó jẹ́ pé ẹ̀kọ́ ńlá ni fún wa o náà lè mà tó ṣẹlẹ̀ yíò arọ̀bọ̀ sọ́ọ́líhù mẹ́díyánà ìbìnátàwú aláṣọ́ọ́líhì tó ń jọmọ bà ní Israel wípé wá fẹ́ ọmọ mẹ́bìnrin àwọn mímà wọ́n ní kalọ̀ ọmọ lọ ẹ̀sìn ni nítorí pé àmọ́nà làwọn ọmọ wáyìí tí èyàn bá rí ẹni tí ẹ̀sìn rẹ̀ dá tó ní àmọ́nà ẹ̀sìn ní kèèsí ojú ti fún yàn kèèsí ìṣe ìwọ́rẹ nílẹ̀ kéyìn ó pè gbìlagbàjá tó bá ti ọlọ́rùn mú rí dáadáa pẹ̀lú rẹ̀ mo fẹ́ kọ wá fẹ́ ṣẹ̀rífà jẹ́mà sẹ́rù rẹ̀ ń ṣẹlẹ̀ láàrin wa mọ́ èèyàn báyàn lò lọ́jọ́ kan ó ti ń fi irú eléyìí lọ ó ti ń gbẹ̀mí rẹ̀ lé lọ àwa sì wa lò fògún ọdún ààlé fi 10,000 dára wa irú ẹ̀mí ló tó ṣẹlẹ̀ al-Imam Bukhari rahimahullah ta'ala bawwaba ala hadhihi an-nuqta Imam Bukhari wọ́n sì tabwib lórí eléyìí babu ardu al-insan ibnata wa rajul salih babu tí ó sọ pé ọlẹ́tọ̀ ní islamu kéèyàn ó fi ọmọ rẹ̀ lú ẹni ọba jẹ́ ni rẹ̀ lóbin àbábò rẹ̀ lóbin anábi sallallahu alaihi wasallam in kọ́ sọ̀hábà díẹ̀ báyìí in kọ́ lẹ́sìn ọlọ́run in kọ́ gbogbo ẹ̀ ẹntọ́ yọjú tọ́fẹ́fẹ́ wọ́n pè ní Khunais ibn Hudhafa as mọ́kàdì ọ̀sẹ̀lẹ̀ ogun alọ́sógun ní òun wò dáadáa ọkàn lọ ni falakiya usman ọba pàdé usman ó ní usman mo fẹ́ bọ́ sọ̀rọ̀ kan tó pàtàkì wọ́n ní sí ó ní ala tankih ibnati Hafsa mo fẹ́ kọ́ fẹ́ ọmọ mi Hafsa ni fasakata Usman Usman bá dáadì onímọ̀ àwọn fọ́lísì nígbà tí ó fọ́lísì padà ó ní mọ́ bà dáadì an ankiha yawmi hadha ọ̀rọ̀ márèjì mi ò gbé sínú prógámù mi lọ́dún yìí kò ó bá mi lójijì ṣùgbọ́n excuse ẹ̀ sánà ó ní kí ní yẹn dùn òun tẹ́ ìpò yóò dùn ẹ̀ díẹ̀ oríṣùgbò ọmọ mara ńgbọ̀ pẹ́ sígbà díẹ̀ lọba tó pàdé àbákìrì ìjọkànlá ó bá ní àbákìrì mo fẹ́ kọ̀ fẹ́ Hafsa ìṣíta òǹkíhùkà òǹkíhùkà Hafsa tó bá sì rí Hafsa pọ́ bá wúọ̀ tọ́jọ́ màmí tó fẹ́fẹ́ ìsì sí fún ọ àbákírò ìgbóló ọ̀sọ pé òun fẹ́fẹ́ yàwó ọ̀sọ pé òun ọ̀fẹ́ yàwó ọ̀sọ àgán ọ̀sàdálé ṣe ọ̀rọ̀ tí mọ́ sọ ó lè sí ni tí a fi ètúká Umaru ni èyí tí Usmanu wá ṣe ọwọ́ ajọ́ máa sótí ẹ̀ sótí ẹ̀ èyí já bákìrì dẹwó yìí ọmọ fọ́ọ̀bà lẹ́mí o lẹ́yìn ìgbà náà fataza wájá rasulullahi sallallahu alaihi wasallam anabi wa fẹ́ hafsọ lẹ́gbà tánàbí sallam fẹ́ hafsọ ta abakri wá sí àpè umar la'allaka wajatta ala alayhi ala Umar ó súnmọ́ kọ́rọ̀ báyìí báyìí báyìí tọ́ọ̀sọ́ nígbà báyìí báyìí kọ fọ́ bọ̀ lẹ́mì Umaru ní bẹ́ẹ̀ ìṣìrọ́mbẹ̀ ó gbọ́mì tí ẹ̀sẹ̀ kéèkéé àbákì ní mẹ́jì òdún ó lé sí báyìí Umaru ní èsì wo ó ní kuntu inda Rasulillahi sallallahu alaihi wasallam èmi àti Ànábì jọ wà kọ̀njọ́ kan èmi àti ẹnìkan fa dhakara Hafsa Ànábì wá ń sàwọ̀rọ̀ kan lọ Ànábì wá dákọ̀ Hafsa nídà akọ ọsọ̀rọ̀ rẹ̀ nísọ̀rọ̀ tí yẹ ma wípé ọkùn ilẹ̀ mìíràn gẹ́gbọ́n náà ìṣẹ́jọ́pin ẹni nífẹ́ obìnrin ànàbísì ni kò sí rẹ́mí sí sí ẹni kò sọ jù bá ń lọ mọ̀ wá ah! ni tí mọ̀ gbọ́ì ni lè tú fún ọ níjọ́tọ̀ pàdé mi tọ́ ń sọ fún mi pé kí n wá fọ́mà rẹ̀ tọ́ ọba wá ń bínú bá ń fógún ọdún tààjọ wà láyé tọ́ bá jẹ́ pé torí ànẹ́bì

أخبر به أحدا فلم يحنث tí ẹni tó búra lákọ̀ọ́kọ́ ń bá padà wà lọ sọ fáwọn èèyàn lẹ́yìn ìgbà tó ní ìkẹ́ ti sọ fáwọn èèyàn tó sì ti hàn só náà o ń tọ́ òun nìka fàárọ̀ kaka o o ní nǹkan ti tú ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ isi ọ̀rọ̀ yìí dádì rẹ̀ ẹwà jọ àpọ̀tà ń dù ṣùgbọ́n fẹ́ fún ọyùkúlà tọrọ dẹ̀yìn Ramadan kọkàlùkú tó rẹ̀ processing bá ibi asọ́ sínú ṣùgbọ́n kọsáwà lọ́wọ́ tí ọlọ́nsápẹ̀ kọ́rọ̀ ọ̀bọ́ sí ọsáyì àsájú Ramadan láwọn èèyàn bá dé mọ́sálásí jímà ní kálùkú bá ń kíra ah, ah, ààrẹ ibi akíru ẹwà bí abúdó zainabu lánàá ìsásù gẹ́gẹ́ sí ń gbọ́ ló di pé èèyàn bí mẹ́rin máfà méje mẹ́jọ tí ń sọ dáwọ̀sásù náà sí di alíkọ̀njọ́ kejì ní arúgbọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé ìntọ́ bá ti parí léyìn àdásí yọ́ ìyànjú ẹ̀ akídù ti zainabu ránṣẹ́ ah, àwọn ọ̀fọ́ ọ̀gọ́ mí o ah, náà lẹ́gbọ́n o gbọ́ká àkí mọ́sálásí náà tẹ̀lé o lọ́bá dé pàrọ̀wá ní usas ah, ibi mo fi sí ìbáyínbẹ̀ ó ní ọmọ tí ń sọ kò sí máa tí ń sí ààkún alẹ́ ríbà ní ẹ̀sìn kí wọ́n tó ọ̀rọ̀ pẹ́sì tó dí àmẹ́lẹ̀ náà fún kí ni ọ̀kan ní ọmọ ìyàmú fún pọ̀bù lásìrí tó ààrẹ ọ̀rọ̀ ìmọ̀kànní kí n fi sí lọ́wọ́ kọ́dà wà láì nìkan kò ìtìgbọ̀ yìí ni tí ìdẹnu gẹ́ẹ̀tì ń ti mọ̀gbọ́n èèyàn bí méjì mẹ́ta mẹ́rin ọba àdíjọ́ kan ọba tún sí kan bẹ́ẹ̀ ni búra eléyìí charles ẹni kẹ́kọ̀ọ́ olóòrùn torí kọ́kàn mọ́ sáàlẹ̀ balẹ̀ kí sáàmà pé mo ti fi sí lọ kí ìdíjọ́ kejì tí mo ti ń gbọ́ mo fọ́lọ́run tó ní gbogbo nǹkan mo fi kọ́ ọlọ́run

ìjí ò ní túnmọ̀ gẹ́ tí èyàn mẹ́sì tí ó máa sọ pé wà ó wọ́n nìkan lásọ fún o ìgbà ní ẹran sọ sọ ní ọ máa ṣiṣẹ́ lára rẹ̀ dáadé wà ní mọ́sánásí látò ní inú kálukú ń ni bí ẹ̀ sí ń sí wíńdò lè yọ́ mọ̀ yọ fóònù pé ta múlé kọlu o ah, ah. ẹlòmí àsìmá wà lọ́fíìsẹ̀ látàrọ̀ dalẹ́ yóò tó jàrùn pọ̀ ni tí ò ní bóri mẹ́ tí wọ́n bá sì èmú lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá pé ná ẹsá wà ń bí tí ọ̀rọ̀ yẹn ó kọ́ ìyàn méjì tí wọ́n fẹ́ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n bá ti sọ pẹ́ẹ̀sì mẹ́ ẹ máa lọ padà ìdán ajẹ́ pé ìta ń sá fún oní àmánà ni ó sì bí sinmi ẹwà wẹn tí ń bọ̀ láti ìlú rẹ̀ pẹ̀lú payà ṣùgbọ́n alámàánà ni ẹni rí ni ó kọ àwọn ẹni ọlọ́n náà nílùú wọn àṣẹ gbogbo bánà bí Mùsá ṣe ní rẹ̀ bọ̀ àṣẹ bí tọ́lọ ń fi ìyàwó rẹ̀ sínú ẹn tó para yìí àtàwọn kí ni tí ó dé tààfi wá di pé àà kílẹ̀ tún Islam ṣe o lẹ́yìn ilé ìtàjọ́ rí kílẹ̀ tún ìsìnkí o Islam ṣe ọ̀bẹ̀rẹ̀ ìgbẹ̀dàpọ̀ lùwà fún ìyọ̀nà rẹ̀ o mọ́ lùwà wa fún bínú rẹ̀ o inú ilé wa mẹ́jì ọ̀dárù ọ̀nà wa mẹ́jì ọ̀dárù in ta gbé mẹ́sàásí nínú ìpayà bá ń sọ́rí fọ̀kànbalẹ̀ o fọ̀kànbalẹ̀ mẹ́jì kí ìpayà mẹ́jì ọ̀rọ̀pù bẹ̀ بحق لا حول ولا قوة إلا بالليل الليل العظيم الحمد لله الحمد لله الذي انفر بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأكبره وأهلله وأمجده وأشكر على نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا خرج نبي الله موسى من مصر خائفا يترقب توجه إلى مدين مستقيثا بالله مستعينا بالله دائيا الله بقوله رب إني لما أنزلت إلي من خير فقير سقاء لابنتي صالح مدين ثم رجعت إلى أبيهما فتعجب من حضورهما لأن عادتهما الإبطاء في السقي فسألوما عن شأنهما فأخبرتاه بأنهما لقيتا رجلا صالحا أمينا مؤتمنا وطلبتا من أبيهما أن يستأجره فإن خير من استأجر القوي الأمين فلبى تلبيتهما وأرسل إحداهما إلى نبي الله موسى ليأتيه فلما أتت هذه إلى نبي الله موسى تمشي على استحياء لم تكن سلفعا ولا خراجة ولا ولاجة بل هي ساترة وجهها بكم دريها تدعو نبي الله موسى إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فعرضت عليه الطلب بالتقييد ما طلب منه هذا ما طلبت منه هذا الحضور مطلقا حتى تلقي في نفس نبي الله الشكوك قام نبي الله موسى يمشي وجعل هذه المرأة وراءه وهو يمشي أمامها فقال لها إن أخطأت الطريق فارمي بالحصى أهتدي به الطريق حتى وصل إلى صالئ مدين فقص عليه القصص فلما قص عليه القصص قال نجوت من القوم الظالمين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستكفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوسيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام طلبت من أبيهما أن يستأجر نبي الله موسى فإن خير من استأجر القوي الأمين طلب تلبيتهما فعرض على نبي الله موسى هذه الإجارة مقابل أن يزوجه إحدى ابنتي هاتين فقال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثماني حجج فبهذا نال نبي الله موسى فضل الأمانة وكيف لا فقد جعله الله سبحانه وتعالى من فوق سبع سماوات أمينا مؤتمنا وأرسله وأنزل عليه الكتاب وأرسله إلى بني إسرائيل فالله سبحانه وتعالى لا يختار لعمله ولا لرسالته خائنا لم تكن لنبي خائنة الأعين أمة الإسلام وبهذا رأينا أن الله سبحانه وتعالى يفضل الأمناء من أمته على غيرهم بحملهم الأمانة لذلك جاز في هذا الدين وفيما قبله من الأديان السماوية عرض الرجل الصالح ابنته الصالحة على الرجل الصالح وبهذا عرض صالح مدينة ابنته على صالح بني إسرائيل وقد حرث هذا عندنا كذلك كما جاء في سورة البخاري من عرض عمر ابنته حفصة على أثمان ثم ما بدل يتزوج في تلك السنة ثم عرضها على أبي بكر فسكت حتى تزوجها رسول الله صلى الله عليه وسلم ثم أخ... ثم أعلم أبو بكر أمر بسبب سكوته في أول مرة عندما أرض عليه ابنته وهكذا وهكذا جاز في هذا الدين ولكن أين الأمنا وأين الأمانة فنسأل الله الرحمن أن يوفق الجمال ما يحب ويرضى وأن يجعلنا من عباده الأمنا وأن يجعلنا للأمناء إماما وأن يجعلنا للمتقين إماما ونسأل سبحانه وتعالى يجعلنا من يستمع القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا معيدا ونصيرا اللهم ربنا لا تهرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم اجعلنا من عبادك الأمناء اللهم ربنا اجعلنا من عبادك الأمناء يا أرحم الراحمين اللهم ربنا وفقنا في جميع أمورنا جليا ودقيا فإنك لا كل شيء قريب أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you.